آه، بسم الله والحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولاه وبعد أدوى فرابة سبحانه وتعالى أترى لكم كاتي قرابة فوان نبوى محمد صلى الله عليه وسلم أو على عليه وصحابه أتبابوا أنتم التليل أنا تتي أيوني في جائمة so ibi tá wà ní abẹ́sìnjẹ́ lẹ́ẹ̀kaàrún nǹkẹ́ lẹ́ẹ̀kaàrún tó máa ń ba ìsìnjẹ́ so òun náà ni a fẹ́ parí báyìí a fẹ́ parí àlàyé Sheikh Salih Al-Fawzan lórí ẹ̀ so Sheikh Salih Al-Fawzan hafidhahullahu ta'ala so wọ́n tẹ̀síwájú wọ́n ni fa'ala al ọ̀nà yẹni musulmi o an yatafaqqada nafsahu kó investigate ara rẹ̀ ma'a hadha an-naqid pẹ̀lú abẹ̀sìnjẹ́ yìí pẹ̀lú nǹkan tó mọ́ bá ìsìnjẹ́ yìí li alla yakuna fihi shay'un minhu so that kó má ṣe pé nǹkan kan wà ní ara rẹ̀ nínú nǹkan yìí aw yubghidu shay'an àbí kó má ṣe pé yóò kórìíra nǹkan kan mimma jaa 'ani ar-rasuli sallallahu alayhi wa nínú àwọn kan tó wá látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba nẹ́bà muhammad sallallahu alaihi wasallam aw li mukhalafatihi li shahwati nafsi àbí kuma kórìíra kankan tó wá látọ̀dọ̀ nẹ́bì sallallahu alaihi wasallam imma li mukhalafatihi li shahwati nafsi látara pé àbí nǹkan tó wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam yẹ ó yapa mazhabi rẹ̀ aw mukhalafati hizbi àbí nǹkan tó wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam yẹ ó yapa ẹgbẹ́ rẹ̀ aw imami àbí ẹni tó fi ṣe aṣíwájú nǹkan tó wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam yẹ ó yapa inji ẹni tó fi ṣe aṣíwájú فتيبين من هذا so ó hàn látara ilé annahu yajibu ala al-muslim ní pé ọ̀ràn yẹn ni lórí muslimi o an yuwaqqira ní pé kó bàbàrà kó fún lápọ́lé wa yahtarim bẹ́ẹ̀ sì ni kó bàbàrà kitab Allah tírà wa ahadith وألا يقدم عليهما شيئا من الآراء والمذاهب àti pé kó máa fi síwájú tírà Ọlọ́run Ọba àti súnnà Nabi sallallahu alaihi wasallam nǹkankan so nínú àwọn òròrí ni àbí nínú àwọn ojú ọ̀nà kò gbọ́dọ̀ gbé nǹkankan síwájú a tírà Ọlọ́run Ọba àti súnnà Nabi sallallahu alaihi wasallam wọ́n ni war-raghabat àbáwọn kan tí ẹ máa ń fẹ́ wa shahawat àbáwọn fẹ́kúfẹ́ mi hadha huwa muqtadal iman eléyìí ni nǹkan tí iman necessitate wa an yuhibba kitab Allah kó sì nífẹ̀ẹ́ tírà Ọlọ́run ba wa sunnata rasulillahi sallallahu alaihi wasallam kó sì nífẹ̀ẹ́ sunna òjíṣẹ́ Ọlọ́run ba wa yubghidu ma yukhalifu kitab Allah kó sì kórìíra nǹkan tó bá yapa tírà Ọlọ́run ba wa yukhalifu sunnata rasulillahi sallallahu alaihi wasallam àti nǹkan tó bá yapa súnnà òjíṣẹ́ Ọlọ́run Ọba hadihi alamatul imani wal ittiba'i wal iqtida eléyìí ni àpẹẹrẹ iman àti ittiba' eléyìí ni àpẹẹrẹ pé yẹn gbàgbọ́ àti àpẹẹrẹ pé yẹn tẹ̀lé àti àpẹẹrẹ pé yẹn ń kọ́ṣe wallahu subhanahu wa ta'ala Ọlọ́run Ọba o anzala alkitaba ó sọ tírà kalẹ̀ wa anzala sunnata ó sì sọ sunna kalẹ̀ wa amarana bi tiba'il kitab Ọlọ́run bá sì pa wá láṣẹ ká máa tẹ̀lé tírà rẹ̀ wa sunna ó sì pa wá láṣẹ ká máa tẹ̀lé sunna wa nahana an mukhalafatihima Ọlọ́run bá subhanahu wa ta'ala sì kọ̀ fún wa ní pé ká máa yapa Qur'an àti sunna falladhi yuridu an ẹni tó bá ń fẹ́ ìgbàlà wa daral akhirah àti ìgbéǹde ẹni tó fẹ́ ìgbàlà àti gbéǹde wọ́n ni alayhi an yatamassaka bil kitab ó wà lórí rẹ̀ láti sọ́nà yẹn ni fún kó di tírà Ọlọ́run bá mú wa sunnah àti sunnah hatta law khalafa dhalika ma yuriduhu wa yashtahi kódà kó ṣe pé nǹkan tó wà ní Qur'an àti sunnah ó yapa nǹkan tó fẹ́ àti nǹkan tí ó desire fa innal aqibata hamida torí pé ìgbẹ̀yìn yẹn in tẹ́yìn ó padà yìí ni ìgbẹ̀yìn kí a máa tẹ̀lé Qur'an àti súnnà in tí yíó padà yìí ni àti ìgbẹ̀yìn rẹ̀ wà praiseworthy wọ́n ni wallahu jalla wa ala ọlọ́mọba tó gbọngbọ́n tó sì ga jùlọ hakimun alim ọba ọ̀jọ̀gbọ́n ọlọ́mọba ọba tó ní ọgbọ́n ni alim ọba onímímọ̀ lọ́lọ́mọba yuharrimu alayka hadha shay ọlọ́mọba subhanahu wa ta'ala ó ṣe nǹkan ilé wọ̀ fún ọ wa in kunta tamilu kódà pé ìwọ ìwọ ń fi sí wàtẹ́rọ̀bù ó sì ń fẹ́ fíhì ó ń fẹ́ nǹkan yẹn walakinna Allaha a'lamu bil ma'al ṣùgbọ́n Ọlọ́run Ọba ló nímọ̀ jùlọ nípa ibùsẹ́rí sí nǹkan yẹn ibi tí nǹkan yóò padà já sí wal awaqib Ọlọ́run Ọba ló sì nímọ̀ jùlọ nípa kí ni ìgbẹ̀yìn nǹkan qala ta'ala wa huwa kurhun lakum ó sì jẹ́ nǹkan tẹ́ sí kíni tẹ́ kórìíra wa asa an takrahu shay'an wa huwa khayrun lakum ó sì ṣe é ṣe kẹ́ nífẹ̀ẹ́ nǹkankan ó sì ṣe é ṣe kẹ́ kórìíra nǹkankan ó sì ṣe é ṣe kẹ́ kórìíra nǹkankan kó sì pé kíní ẹ̀ dáa fún yín ó sì ṣeéṣe kẹ́ nífẹ̀ nǹkankan wa huwa sharrun lakum kó sì pé kìíní yẹn aburú ló jẹ́ fún yín Sheikh Salih Fawzan sọ pé yakrahuna al-qital wọ́n kórìíra ìmá jagun lima fihi min al-mashaqqa nítorí nǹkan tó wà ń bẹ nínú ìnira wal àti kíni àti ọgbẹ́ àwọn wounds wal àti kíni àti ikú tó wà ń bẹ wal àti ewu tó wà ń bẹ karahatan nafsiyya ní ìkórìíra tàdámá la karahatan diniyya kéèsì ti kórìíra tẹ̀sìn oye ìkórìíra tẹ́mi ma ń kórìíra àti kú ìkórìíra tẹ́mi ma ń kórìíra nǹkan tí ó fi sí ipò nira na kórìíra rẹ̀ kéèsì pàwọn sàhábà kórìíra rẹ̀ ní kórìíra tẹ̀sìn wọ́n ní li nufusa wọ́n ní tó torí ẹ̀mí o takrahu aljarha wal qatla ẹ̀mí kórìíra ọgbẹ́ that is àwọn wounds walqatla àti kú Ọlọ́run bá sọ pé wa asa an tuhibbu shay'an wa huwa sharrun lakum ó sì ṣe é ṣe kó ṣe pé nífẹ̀ẹ́ nǹkankan aburú sí ní kìí ẹjẹ́ fún yín wallahu ya'lamu wa antum la ta'lamun Ọlọ́run bá ló sì nímọ̀ ẹ̀yin ò mọ̀ kankan falmuslimu musulmi o ya'lamu yóò annama hakama Allahu bihi ní pé in tọ́lọ́wọ́ bá bá dájọ́ rẹ̀ aw hakama bihi ar-rasulu sallallahu alayhi wa sallam àbí nǹkan tí òjíṣẹ́ Ọlọ́run bá dájọ́ rẹ̀ fa innahu huwa al-khayru òun ni dáadáa ajilan aw ajila yálà nísìn àbí ní kíni àbí ní ìgbà tí ó bá padà pẹ́ yálà nísìn àbí ìgbà tí ó bá padà pẹ́ ìtọ́lọ́wọ́ bá bá ṣe lófin ló dáa ibẹ̀ lórí wà èyàn lè kórìíra nǹkan kó ṣe pé kíní yẹn dáadáa ó sì pọ̀ ń bẹ̀ fún yàn èyàn ó sì nífẹ̀ẹ́ nǹkan tó ṣe pé aburú ló kún bẹ̀ bámú lápẹrẹ sí èyàn lè kórìíra à ìmá jí fún sọ́lá tó lè so kẹ́mi kórìíra rẹ̀ kẹsí kí kórìíra ti pé èyàn dìdí kórìíra rẹ̀ ara ẹ̀mí kórìíra àti jí kẹsí pé mi àti kírùn oye so but dáadáa pọ̀ ń nípa ọlọ́wọ́ba ah, subhanahu wa ta'ala ọlọ́wọ́bó náà mẹ́láíkà láti wítnẹ́sì kìrọ́ a fajiri anábi sallallahu alaihi wasallam sọ pé kún fún nírò ẹni tí ń dìde ẹni tí ń dìde láti lọ kírun fọ́lọ́wọ́ba nígbà táwọn yán sùn so yán lè kó ìrà kan tó yẹ pé dáadáa ló pọ̀ ń bẹ fún yàn so èyàn kó ìrà obìnrin gbà mí ó kó ìrà pé ah, ẹni tó ṣe pé òun jẹ́ odidi ọmọ èèyàn òun wà wà lábẹ́ ẹnìkan ẹnìkan wà máa pàṣẹ fún un yóò máa wá sọ fún un pé ṣe báyìí má ṣe báyìí eléyìí ni ó ṣe má ṣe eléyìí so yóò máa wá pàwọn láṣẹ but Ọlọ́hun bá subhanahu wa ta'ala Ọlọ́hun bá gbọ́n jù ọ lọ ó ṣe ṣe kó kórìíra nkẹ́kẹ́ tó ṣe pé dáadáa ló kún kí wá láyé yìí náà àyàfi bíntín so kò ní pẹ́ tí ó kò ní pẹ́ kò ní jìnà mẹ́sìn wọ́n ma ní lágbájá ti lọ so kò ní pẹ́ kò ní jìnà mẹ́sìn wọ́n ma ní tàmẹ̀dó ti lọ àfá báyìí báyìí ó ti kú ó ti ṣaláìsí so ọmọ ìyá báyìí báyìí báyìí tọ́ ẹ jáde dé ká lọ sí janaza rẹ̀ bẹ́ni kọ̀ọ̀kan wa bá sì wá padà wá lọ náà nìyẹn so gbogbo ìyà táwọn rò pé àyíya ní tàbádún ní ma ṣẹ̀ríà tàbádún ní ma òfin Ọlọ́run so gbogbo ohun táwọn rò pé ìyà ni eh, ìnira ni so yíò àpadà di pé gbogbo ẹ̀ náà kọ́ ló sùúrù tí a wá ní yíò wádà pé ah, àṣí sùúrù yìí àṣó lọ́jọ́ so àwa a nímọ̀ ń pa nǹkan tó dáa ká sọ̀mítì làákà ìwà fọ́lọ̀wọ̀n ọba mùsùlùmí lọ́lọ́wọ́n ọba pè wá pé àwọn tó máa ń sọ̀mítì fọ́lọ̀wọ̀n ọba àwọn tó máa ń jupájú sẹ́lẹ̀ fọ́lọ̀wọ̀n ọba mélòó mélòó ni fún mélòó mélòó nǹkan tó yí pé òun rí ni òun rí ìnira lára rẹ̀ ń sin tó yí pé Ọlọ́run bó padà fi mú oríire tó pọ̀ fún ọwá láyé kódà kó tó dá alkiyama gan an bèèrè tàsí alkiyama ẹ wo ìwà ìmà ẹ wo ìwà ìmà ṣé ẹ wo ìwà bí ìwà ìmà bó ṣe le tó ẹ wo ojú ọ̀nà ìwà ìmà àti ní sùúrù lórí ẹ̀ bó ṣe ga lórí ẹ̀mí tó bó ẹwọ ẹni tó bá ní sùúrù lórí ẹwọ bọ́lá ọba sí ma ń san lẹ́san Ibnul Jawzi nínú tírà rẹ̀ ọ sọ pé ọ̀pọ̀lọpọ̀ ya lòun jẹ fúnmọ̀ tó ń wá débi pé àwọn àgbà míì wà tó ṣe pé <coughs> kò ní sí nǹkankan tó ń ó jẹ kò ní òun wà wọnú àpò òun àbí àbági ohun so wọ́n wà láwọn búrẹ́dì so wọ́n wà lọ sí bí irú Ìsá wọ́n wà máa ti bọnú rẹ̀ àwọn koríko tó wọ́n bá tún rí papọ̀ òun ó tún já papọ̀ mọ́ òun mọ̀ jẹ papọ̀ Ibn Jawzi yẹn ló wá padà wá di pẹ́ni tó wá ṣe pé oun tó bá ń ṣe kútùbà báyìí àwọn wọ́n ròyìn pé tens of thousands ló máa àtẹ́lẹ̀ kútùbà rẹ̀ sheikh muhammad bin salih al-uthaymeen àwọn náà sọlé ọdún kìí sí nǹkan tí yíò mọ nílẹ̀ mini wallahi a mọ́ pláni tọ́lọ́wọ́ bá ní fún dáwà yóò ìwọ tó bá sì ń wá mẹ́rin sí yìí ìwọ lọ́lọ́wọ́ bó padà lò bóyá wọ lọ́lọ́wọ́ bó padà lò ìwọ tó mójú tó mẹ́yìn sheikh muhammad bin salih al so a má kò sí àwọn nǹkan tó torí aṣàkúrò lọ́wọ́ ọba ọba tó máa ń mórí nǹkan tí a bá ṣe ẹrù mi ó fà ó fi wá ìmà ó fi ìlú rẹ̀ lọ ó travel láti ìlú rẹ̀ ó wá sáyé mà ó wá ní sùúrù fà ọdún ọjọ́ kárí jẹ ọjọ́ jẹ ọjọ́ kárí ọjọ́ ọjọ́ kárí gbogbo sùúrù yìí subhanahu wa ta'ala ọlọ́wọ́ bó gratify ìgbìyànjú yàn àmúdọwọ́ yàn kíyàn ní sùúrù the same thing náà tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala bẹ́yìn ó ṣe ní sùúrù nínú àwọn ìdájọ́ ọlọ́wọ́ bá nínú ẹ̀sìn bẹ́ẹ̀ náà lè yóò ní sùúrù nípa ìdájọ́ ọlọ́wọ́ bá nínú ìgbésí ayé àwọn hukmu shari'i àti hukmu kauni méjèèjì lè yóò ma ní sùúrù lé lórí ó sì ṣe kó ṣe ẹwọ́ tí mélòó mélòó nǹkan táwọn yẹn ma nífẹ̀ẹ́ tó ti pé aburú ni fún wọn ẹwọ tí ẹwà dúró ayé àwọn èèyàn tó ti bàjẹ́ ẹwọ adúrà ìsàn tó dálẹ̀ sí gbèsè ayé àwọn èèyàn ẹwọ sìgá ẹwọ gbó ẹwọ gbogbo àwọn ìmúkúmù táwọn èèyàn ma mú ẹwọ bó sì ma ń dálàáká àwọn èèyàn rú ẹwọ rìbá ẹwọ rìbá bó ti ṣe bà ayé àwọn èèyàn ó ní ọdún kẹmà yẹn so wọ́n show video kan wọ́n show video bàbá kan so lẹ́kọ́ ni so bàbá yẹn wá dó lórí bridge so wọ́n fẹ́ bẹ́ sínú odò so àwọn tó wọ́n wà ní wọ́n wá fẹ́ mú wọ́n fẹ́ wọ́n fẹ́ rọ́ṣì bàbá yẹn so wọ́n sọ pé à ah, wọ́n wá ń bẹ wọ́n ń bẹ bàbá yẹn pé à ah, bàbá kò lè tó báyìí yóò dáa àmì à ah, gbèsè pọ̀ onígbèsè pọ̀ bàbá yẹn padà bẹ́ sínú odò yẹn so bàbá yẹn bá padà kí ní ó ti ṣe díẹ̀ yóò ti tó bóyá bí 4-5 years àbí jù bẹ́ẹ̀ lọ so bàbá yẹn padà bẹ́ sínú odò yẹn so ẹ wò ẹ wò kí lọ́kọ́ rẹ̀ àwọn owó tán fi yáwọn èèyàn àwọn owó èlé tán yáwọn èèyàn bó ṣe ń ba yá àwọn èèyàn jẹ́ Ọlọ́run bá sọ fún ẹ má ṣe kìíní ẹ má ṣe kìíní oní àbá àbá sí ébò láti fẹ́ rí àwọn náà fẹ́ ṣùgbọ́n bọ́ọ̀ bá fẹ́ fílẹ̀ fi hàn sọ́nà ọba pọ̀ fẹ́ fílẹ̀ mọ́gbà kó wá dútọ́ lọ́wọ́ subhanahu wa ta'ala but ibi tó ń kálùkù fọ́lọ́wọ́ bá sí ibẹ̀ ló ti ń bá ọlọ́wọ́ bá sọ fún obìnrin a ní o dúnlé rẹ kó dúnlé rẹ ló dáa jùlọ mọ́mọ̀ jáde ìjáde jahiliya o nífẹ́ rẹ̀ ọ̀fẹ́ ibi tí dáadáa sí wà ń bẹ̀ fún ọ̀nìyàn ọlọ́wọ́n bá sọ pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe léyìí ẹ ṣe tọ̀hún ẹ tọ̀hún ẹ má àwọn kèfèrí ẹ má mú wọn lọ́rẹ̀ ayò pé so àwọn àdájọ́ ọlọ́wọ́n wa ta'ala ká máa ju pájú sẹ́lẹ̀ fún wọn ká gbà pé a mọ̀ kaka ká ó kọ àti lódodo àti nínú iṣẹ́ wa mùsùlùmí lẹni tí ma ń jú pájú sẹ́lẹ̀ fọ́lọ́run ọba kíyàn ní sùúrù wàláhì kò ní pẹ́ kò ní jìnà tó yí pé àti mí àtẹyìn tàà ń sọ̀rọ̀ báyìí gbogbo ó padà máa lọ bọ́lọ́run ọba yóò wà di pé ah, àfáàdàgbájá ń kọ́ àfáàdàgbájá ń kọ́ ká tó 2025 so 25 la tún wà yóò ká tó tó díjú ká tó lájú wallahi àtún ti 12030 so ká tó díjú ká tó lájú ọmọ ti dàgbà àwọn ọmọ tí yẹn bí wọ́n ti dàgbà mẹ́yàn lára yóò di pé irun funfun bẹ̀rẹ̀ sí yọ so eh, sọ pé kíni wa man yaluh bi fawdihi eh, wa man yaluh waqta shamat bi fawdihi ẹni tó bá ń notice pé kí ni irun funfun tí ń yọ lórí òun àwọn ti kéde ikú rẹ̀ so wọ́n ti kéde fún kúnpẹ́tọ̀ ó ti ń súnmọ́ sàárè o so kò ní pẹ́ kò ní jìnà gbogbo àwọn sùúrù tá ní ìsùúrù tó lọ́jọ́ ni ìwọ obìnrin tọ́lá ọba subhanahu wa sàdéhùn fún ọ healthy ni wealthy ni ní ara ọkọ ni ní nǹkan tí yẹn ń fẹ́ láìfù ni wallahi ní sùúrù ní sùúrù ọba subhanahu wa ẹgbọ́n tọ́lọ́wọ́ bá sọ ní Ọlọ́run bá sọ fún annabi pé wasbir wa ma sabruka illa billah Ọlọ́run bá sọ fún annabi pé ní sùúrù má sì jẹ́ kí sùúrù rẹ kó má jẹ́ nǹkankan àyàfi pẹ̀lú Ọlọ́run bá ní sùúrù pẹ̀lú Ọlọ́run bá ní sùúrù pẹ̀lú nǹkan tọ́lọ́run bá sọ ní sùúrù pẹ̀lú àwọn ìdájọ́ Ọlọ́run Ọba nínú ayé ni àbí nínú ṣẹ̀ríà ní sùúrù lérí gbogbo ẹ̀ gbogbo pé ẹ mo fẹ́ mo ń wà nǹkan mo ń fi ẹ̀bọ́ òyìn sí mọ́ ń sọ ọwọ́ mi ò tó nǹkan mo fi gọ̀gọ̀ wọ àbí mo fi gọ̀gọ̀ wọ. so bá kọ̀kọ̀dà rí mẹ́yàn lérí so bóyá nǹkan tí ò ní dùn mọ́yàn ní ó padà jáde látara gbogbo àwọn kí ní tó lọ́jọ́ yálà sùúrù lórí ìdájọ́ Ọlọ́run bá ní ti ṣẹ̀ríà ní àbí sùúrù lórí ìdájọ́ bá tayé so kíyàn jẹ́ ẹrú Ọlọ́run bá kenya kíyàn jẹ́ mùsùlùmí má kórìíra ìdájọ́ Ọlọ́run bá má kórìíra àwọn nǹkan tọ́lọ́run bá ṣe ta'ala láti fi láti fi máa fi dènà nǹkan tọ́nà ọba ṣe lẹ́tọ̀ zina wá pọ̀ láwùjọ ọ̀nà àrí kèrèkè ní pé kí ni pé láàrin àwọn mùsùlùmí láàrin àwọn tó jẹ́ sálàfí ni ọ alhamdulillah kò sí ìrọ̀lọ́dọ̀ ti wà alhamdulillah tó wà ní ẹn pé òun but òun gangan fún àwọn òun ò lè ní sùúrù lé lórí tí wò bá lè ní sùúrù lé tí gbogbo àwọn obìnrin tó wà ní community nílùú yín láwọn ìlú kan là ń sọ báyìí tí gbogbo yín tí tẹ̀lé ní sùúrù lérí lé pé kí ọkọ yín kó níyàwó méjì ẹ̀ lé ní lórí ẹ dákun ìgbà wo náà fẹ́ ṣeré sẹ́ẹ̀ ti káńsù ìdájọ́ Ọlọ́run ọba ẹ sì lẹ́ẹ̀kó ríra ìdájọ́ Ọlọ́run ọba ẹlòmí ò kàn máa parọ́ fúnra rẹ̀ ẹlòmí ò kàn máa àwọn nǹkan tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala ṣe lófin lórí yàn kíyàn mójútó kíyàn mójútó àwọn ará léyàn kíyàn jẹ́ kọwàm kíyàn jẹ́ ọpọ́ọ́dà kíyàn jẹ́ ni tí ó mọ̀ dúó so wallahi ìrìn àjò waláyé yóò padà tán ọ yóò 2020 ó ti di 2025 so ká tó wò ń sin ká tó lajú yóò tún di 2030 so ká tó wò ká tó lajú yóò tún di 2040 àwọn tọ́lọ́wọ́ bá sì ní yóò wà láyé ìgbà yẹn wọ́n náà wá wò éjì wo ló wà wà nígbà tọ́lọ́wọ́ bá ló wà láyé ìgbà yẹn kí tó wá ní sùúrù ní pé àwọn nǹkan tọ́lọ́wọ́ bá dájọ́ rẹ̀ aw hakama bihi ar-rasul àbáwọn nǹkan tí ànábì sí òjíṣẹ́ Ọlọ́run bá tó dájọ́ rẹ̀ sallallahu alaihi wasallam fa innahu huwa al-khair nípò ní dáadáa ajilan yálà yóò jẹ́ dáadáa ní sin ìwáì tí yóò rí aw ajilan àbí dáadáa òun ti lúzi ọmọ wọ́n ó padà rí dáadáa yẹn tí ó jẹ́sìn yóò jọjọ wájú bí ó sì jẹ́ láyé yìí wọ́n ó padà wọ́n ó padà realize wọ́tí rẹ̀ lálẹ́kìyàmà nígbà tó bá ṣe pé bóyá wọ́n lọ padà sípẹ̀ fún wa lọ́dọ̀ Ọlọ́run Ọba kọ́lọ̀ ọba kó ṣe wá nú èèyàn dáadáa kọ́lọ̀ ọba kó ṣe wá nú àwọn tí ó dé level dáadáa débi pàwọn náà lè sì pẹ̀fẹ́ lómi ọ̀ wọ́n ni walau kana yadhharu lahu anna fihi mashaqqa wọ́n ní kódà tó bá yẹ pé àwọn àdájọ́ ọlọ́run ọba ìgbà míì ó ń hàn síyàn pé bóyá ìnira wà ń bẹ aw mukhalifatun li hawa nafsihi àbí àwọn nǹkan tí yẹn nífẹ̀ẹ́ ìfẹ́ núyàn àwọn àdájọ́ ọlọ́run ọba yẹn ó ń yapa fẹ́ núyàn ìdájọ́ ọlọ́run ọba ti ṣẹ̀ríà ni àbí ìdájọ́ ọlọ́run ọba níbi ayé ó fẹ́ nǹkan ó fẹ́ nǹkan ó nǹkan ọlọ́wọ́ bó fẹ́ fún ọlọ́wọ́ bá máa burú tó wà ń bẹ̀ fún ọ o fẹ́ṣẹ́ kan ní ọlọ́wọ́ bó fẹ́ ó sí gbogbo wàhálà kò bọ́ sí o fẹ́ fẹ́ èèyàn kan ní ó sí gbogbo wàhálà ó dàmú gbogbo tí a máa ń ṣe lọ sí so bóyá bóyá ó gbọ́njọ ọlọ́wọ́ lọ bá ma khayri tí wọ́n ma sharru tí sì ma dáadáa tí wọ́n mọ̀ so wọ́n ni walau kana yadhharu lahu anna fihi mashaqqa kódà kó máa hasi pé ìnira wà ń bẹ aw mukhalifatun li hawa àbí ìyapa ìfẹ́nú rẹ̀ àwẹ́ kìí yẹ yapa ìfẹ́nú rẹ̀ fa innahu ya'taqidu anna al-khayra fima qala Allahu wa rasuluhu sallallahu alaihi wasallam yóò mọ̀ láti sọ́kàn pé ibi tí dáadáa wà níbi tí nǹkan tọ́lọ́wọ́ bá sọ àti nǹkan tó jírẹ̀ sẹ́rẹ̀ sọ wala yuqaddimu alayhima shay'an kò sì ní fi kankan síwájú ọ̀rọ̀ Ọlọ́run bá tòjíṣẹ́ rẹ̀ wala yuqaddimu ra'yahu kò sì ní ṣe kíni kò sì ní fi ra'ayi rẹ̀ ìròrí rẹ̀ síwájú qala ta'ala Ọlọ́run bá sọ pé ọlọ́wọ́ bá bá tó ń gbọ́ ọlọ́wọ́ bá bá tó mọ́ gbogbo nǹkan ni Shaykh Saalih Fawzān sọ pé wà Umar wọ́n ni Umar radiyallahu anhu yaqul ó sọ pé ya ayyuhan nas ẹ̀yin yau ittahimu ar-ra'ya fi ad ẹ máa suspect ra'ayi ẹ máa wà kí ẹ fún para yìí níbi ẹ̀sìn ọ wani an arudda amri an arudda amra rasulillahi sallallahu alaihi wasallam fa ajtahid wala alu wani wal qissa wani ita tó wà lẹ́yìn ìdí tí Umar fi sọ kìíní wani bí annahu lamma salaha an-nabiyyu sallallahu alaihi wasallam al-mushrikin nígbàtí annabi sallallahu alaihi wasallam nígbàtí oríṣi àtríṣì pẹ̀lú àwọn ẹlẹ́bọ àwọn ẹlẹ́bọ ìlú Makka fil Hudaybiya ní àyè tí wọ́n pè ní Hudaybiya ala an yarji'a wọ́n sọ fún Ànábì pé kó padà wa ya'tiya min al-'am al-qadim ní pé kó padà wá ní next year wọ́n ní shaqqa ala Umar radiyallahu anhu kí ni yà lè Umar kí ní ẹlẹ́ lórí ẹ̀mí Umar hatta tí Umar fi sọ pé anárùbọ́ bí daniyyati min dinina ìrìn ah, ànẹ́bí ṣe a ma wá yọnú sí àwọn nǹkan yẹpẹrẹ nú ẹ̀sìn wa ni a ma wá yọnú sí àwọn nǹkan yẹpẹrẹ nú ẹ̀sìn wa ni ah irú èwo lélẹ́yìí àti ìsọ́nkà Umar lára pé ah a ṣe wá àwọn kèfèrí ń ṣe májẹ̀mú fún wa pé ká má padà lọ Mẹ̀dínà ẹ̀ eh, pa Rasulullah rẹ kí wọ́n pa Rahman rẹ sáàmà wá yọ́nú sí gbogbo nǹkan yìí eré ìwọ náà wà nínú àwọn nǹkan táwọn Rāfidah àwọn ọ̀tọ́ ọlọ́wọ́ bá àwọn Shia tí wọ́n máa ń dákọ̀ against Umar eré ìnáwà nínú àwọn nǹkan táwọn máa ń dákọ̀ against Umar àwọn Rāfidah ìyẹn Umar wa nadamatu Umar so tauba umar lele àti ìkábàmà lórí tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn torí tauba umar rinlẹ̀ fún kan yẹn bó ti ẹ̀sẹ̀ pé annabi sallallahu alaihi wasallam wà bá wọn sí lẹ́yìn ìgbà yẹn annabi sallallahu alaihi wasallam sì tún fún umar ní ròdùnú so annabi sallallahu alaihi wasallam ò blame umar sí annabi tún wá fún umar ní ròdùnú lẹ́yìn ìgbà yẹn umar tún wá túbá ó sì tún kábàmà lórí nǹkan tó sọ lọ́jọ́ yẹn gbogbo lè kò sì tí àwọn rọ́fídọ̀ lọ́rùn wọ́n ni ah, Umaru tó ipé ń bá nẹ́bí fa lọ́jọ́ Hudaybiyya nǹkan tá ma sọ nìyàn so Umaru ní báyìí tí ń kábà máa lórí alamari wọ́n ni shaqqa dhalika ala Umar wọ́n ni kìníyàn lè lórí ẹ̀mí Umar radiyallahu anhu wa ala ghayrihi min wọ́n ní torí pé ó hàn sí wọn pé anna anna hadha intisar lil kuffar pé ah, victory níbi treaty yóò àwọn kèfèrí náà ní upper hand níbi treaty níbi agreement tí Ànábì sallallahu alaihi bá wọn sí wa fihi dhillatun aw dhullatun lil muslimin wọ́n ní wọ́n rí pé ah kí ní iyẹpẹrẹ àwọn musulmi fashaqqa alaihim ó lè lórí ẹ̀mí wọn فشق عليهم ذلك كني يللو يميوا فكلم عمر أبا بكر so عمر واسكني عمر وابا آه أبو بكر صار فقال له أبو بكر أبو بكر وانصف عمر بي هذا رسول الله صلى الله عليه وسلم أو أبو بكر الله أكبر ah àwọn sọ̀hábà àwọn sọ̀hábà ẹni rẹ̀ ni wọ́n àwọn sọ̀hábà ti lọ tó kọlọ̀n kó kàn sá sánú àwà ni so ah wọ́n ni hadha rasulullahi sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run ọba ló sọ nǹkan yìí Umar òjíṣẹ́ Ọlọ́run ọba ló sọ nǹkan tí àà ló sọ nǹkan táà ṣe yìí ó wá sọ pé kí ni amsik bí bí gharzihi ní pé dúnímà nǹkan tí òjíṣẹ́ Ọlọ́run bá sọ so dúnímà nǹkan tí òjíṣẹ́ Ọlọ́run bá sọ in tí òjíṣẹ́ Ọlọ́run bá sẹ́tù dé lórí òun náà ni kó ṣe kí ni a sulhu yẹn treaty yẹn agreement pé kí àláfíà wà kí wọ́n sì agree lórí àwọn nǹkan ọ̀kan yẹn wọ́n complete yẹn wa kana khayran lil muslimin tẹwàá treaty yẹn o sulhu Hudaybiyah treaty Hudaybiyah kana khayran lil muslimin dáadáa ló jẹ́ fáwọn musulmi so dáadáa ló jẹ́ fún àwọn mùsùlùmí wọ́n ni wa dhullatan ala al-kafirin ó sì jẹ́ ìyẹ̀pẹ̀ fún àwọn kèfèrí so ó jẹ́ ìyẹ̀pẹ̀ fún àwọn kèfèrí wọ́n ni fasammahu Allahu fathan ọlọ́wọ́ bá wá pé agreement tí wọ́n rí kì sí pẹ̀lú àwọn kèfèrí yẹn Ọlọ́run bá pè ní fatih òun lọ́lọ́wọ́ bá rí fà sí as fatih torí pé suratul fatih oye so èyí tó pọ̀jù nú rẹ̀ kèése ìgbà tí wọ́n ṣe kíni kèése ìgbà tí wọ́n sí Makkah ló sọ̀kalẹ̀ ọ̀ kí nìdí laqad yubayi'unaka tahta ash-shajara sọ́lọ́wọ́ bá pè ní fatih gbé sọ́lọ́hù Hudaybiyya ní pé èyí tó ti ṣe yìí Ọlọ́run bá ti ṣe fatih fún ọ so mélòó mélòó wallahi mélòó mélòó mélòó mélòó nǹkan tí ó ṣẹlẹ̀ sí wa tí ó sì àwọn míì náà ó sì tún padà ṣẹlẹ̀ ikhwa ẹ pay attention sí nǹkan tí mo ń sọ yìí mélòó mélòó nǹkan tí nakba ti badáwà àdánwò ti badáwà ha ṣe dáwà lè gbérí ma báyìí ha sí nǹkan ò ti ṣe dáwà sàlàfíyà báyìí bọ̀ pẹ̀lú sùúrù pẹ̀lú ìdósísí láwọn àsìkò fitna pẹ̀lú ìpadà lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba ìrábàbà lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba alámọ̀rí ó sì tún wá padà dáa jù bẹ́ẹ̀ lọ bí ìgbà pé nǹkan yóò ṣẹlẹ̀ rí alámọ̀rí ó sì tún wá padà wá dáa jù bẹ́ẹ̀ lọ bí ìgbà pé nǹkan yóò ṣẹlẹ̀ rí nílò mélòó ikọwà lẹ́nu ìgbà tí dáwà ìbẹ̀rẹ̀ mélòó mélòó àdánwò wallahi orí ọlọ́wọ́ bá sí ni pé wallahi ìntọ́lọ́wọ́ bá ń ṣe nínú kẹ nínú gẹ̀ nínú orí nínú àánú wallahi ó pọ̀ jàdánwò lọ kọ́lọ̀ bá kúkàn sí wálẹ̀ ní tí ó lè ní sọ̀rọ̀ ni ọmọ èèyàn wallahi bọ́lọ̀ sí dáwà so in tọ́nà ọba fi juwe ọmọ èèyàn nù ni so in tọ́nà ọba subhanahu wa ta'ala so in tọ́nà ọba fi juwe ọmọ èèyàn nínú ni pé olorun bá sọ pé wala in adhaqna al-insana minna rahmatan ta bá fọ́mọ yan kó tọ́wọ́ ìkẹ́ látọ̀dọ̀ wa thumma naza'na leina wá sí leina lẹ́yìn náà wá fa yo afa ìkẹyẹ kó lọ́dọ̀ rẹ̀ thumma naza'naha minhu innahu la ya'usun kafur ta bá fa ìkẹyẹ yọ kó yóò di kíni yóò jẹni tí ó jákàmù lórí ọlọ́ọ̀ba yóò di aláìmórí ọlọ́ọ̀ba wá ní wala lẹ́yìn gbà lẹ́yìn àwọn ìnira tó dé báyìí yíwa mọ́ sọ pé ah àwọn aburú ti kú lọ́dọ̀ mi innahu la farihun fakhur la farihun fakhur yóò mọ̀ wá dúnú yóò mọ̀ sí fàárí àwọn èèyàn wallahi tọ́lọ̀ ẹ ọdún kan sísìn ọdún kan almost ọdún kan àbí exactly ọdún kan exact time we, nígbàtà ń sọ̀rọ̀ around the time yìí nígbàtà ń sọ̀rọ̀ last year ẹ wo àdúrà àdánwò tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala tó fi kan dáwà sàràfíyà ẹ wo àwọn àdánwò yẹn so wọ́n rò páwọn fẹ́ paná ọlọ́wọ̀ bá rẹ̀ wọ́n rò páwọn fẹ́ padà àwà sàràfíyà rẹ̀ wọ́n dunú wọ́n rò pé ó ti tán ṣùgbọ́n Ọlọ́run Ọba subhanahu wa ta'ala fún wọn sí ṣe ẹwà wa adúrú àwọn nasuru adúrú àwọn orí adúrú àwọn àránṣẹ́ t'Ọlọ́run Ọba ti ṣe lẹ́yìn ìgbàyẹn lẹ́yìn ìgbàyẹn afá méjì ti wá Allahu akbar ah wallahi ọmọ èèyàn tí aburú bá dé báyìí ah àbí tádàmú Ọlọ́run Ọba bá dé báyìí a sì gbàgbé gbogbo orí t'Ọlọ́run Ọba ti ṣe tó yí pé ìyà tó yẹ ká máa jẹ́ ó jù báyìí lọ a sì gbàgbé gbogbo ẹ̀ ìnira tá wá ń rí yẹn lámà wá kígbe rẹ̀ wallahi ọlọ́wọ́ bó ìmọ̀ dánwà wòfá ẹkọ́wà àdánwò tí tán o lókùnbà tàbá yíwà láyé lókùnbà tàbá ìpẹ́ sàlàfíyà yìí la fẹ́ ṣe a sì fẹ́ ṣe tó píọ̀ ọlọ́wọ́ bó dánwà wò ọlọ́wọ́ bó dánwà wò pẹ̀lú pẹ̀lú ọ̀nà tó pọ̀ min haythu la nahtasib lọ́nà táà ní rò pé àdánwò lè wá ń bíbáyí ọlọ́wọ́ bó dánwà láti bẹ̀rẹ̀ lọ́nà tó yí pé àrò pé ó ti tán àdáwà sàlàfíà ti tán o kódà yóò gbẹ ẹkún lójúyàn àwọn tíyàn bá dó sísí tíyàn so mọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tíyàn láàdá àbí láàdọ́ so kíyàn aláàdọ́ pẹ̀lú àwọn kíni pẹ̀lú àwọn okọ̀ Ọlọ́run Ọba pẹ̀lú ìmọ̀ pẹ̀ Ọlọ́run Ọba kíyàn má fọ́ Ọlọ́run Ọba lẹ́ wallahi yóò padà dàbí ìgbà pé kíní yóò ṣẹlẹ̀ rí ni rífà àwọn àgbéga àwọn nasru àwọn fathu tọ́lọ́wọ́ bó wá sí látara rẹ̀ wallahi ká ní sùúrù ẹ̀yọ́ mọ̀ yáò ká ní sùúrù lórí lórí ojú ọ̀nà táwà yìí wa ma hiya illa ayyamu qala'il àwọn ọjọ́ àwọn bóyá lámọ̀ bóyá lómi ò di tààtì gẹnu wa ọkùn tí ẹ ti tán ní ẹ ọwọ́ kú lórí sàlàfíà okú lórí tàwíìdì okú lórí súnnà okú lẹ́n tó yí pé ó wà nú rẹ́kọ̀dì rẹ̀ pọ́ ń jókó sáwọn jókó mà òun sapá bí súnnà ó sì tàkà láwùjọ ó jẹ́ olùtúbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba àyẹ́mà ti sórí rẹ̀ o ọlọ́run tó yí pé nínú àwọn tàà jókó yìí nínú àwọn tàà jókó ẹni tí ó pé tààtì àwọn tàbá ti wá pé tàṣì náà àtàjò pé ọlọ́run ló mẹni tí ó pè 40 so ó túnmọ̀ pé táìmù tàà ní kéré gẹn wallahi ká ní sùúrù ọlọ́run bó dánwàwò gẹn ọlọ́run bó dánwàwò gẹn ọlọ́run bó dánwàwò gẹn ká ní sùúrù gẹn lórí àwọn àdánwò ọlọ́run so wani fatamma sulhu Sheikh Salih Fawzan sọ pé agreement tí Nabi sallallahu alaihi wasallam wá ṣe peace treaty tí Nabi ṣe pẹ̀lú àwọn kèfèrí so wọ́n ní wa kana khayran lil muslimin dáadáa ló wá jẹ́ fáwọn musulmi wa dhullatan ala al kafirin iye pẹ̀lú sì jẹ́ fáwọn kèfèrí fasammahu Allahu fathan Ọlọ́run bá sì pè ní fath Ọlọ́run bá sọ pé inna fatahna laka fathan mubina Allahu akbar ma anna umar pẹ̀lú pé umar radiyallahu anhu kariha dhalik umar kó ìrà pé iye pẹ̀lẹ̀ ara wa fáwọn kèfèrí li'annahu dhanna anna fi dhalika ghadadatan 'ala al-muslimin torí pé ó rí pé níbi ìyẹn o bíbà pé ìnira wà ń bẹ fáwọn musulmi wa intisaran lil kuffar àti pé ah, bíbà pé victory wà nú agreement yìí fáwọn kèfèrí ma hakama bihi rasulu sallallahu alaihi wasallam huwa al-khayr ṣùgbọ́n nǹkan tán nabi sallallahu alaihi wasallam dájọ́ òun ni dáadáa lianna rasula sallallahu alaihi wasallam turpi òjíṣẹ́ Ọlọ́run ba la yantiqu anil hawa kì í sọ̀rọ̀ látara fẹ́nu in huwa illa wahyun yuha of course pé wahyi tán sọ̀ kalẹ̀ fún ni wani fal wajib wani nǹkan tó jẹ́ ọ̀ranyàn so wani a nǹkan tó jẹ́ ọ̀ranyàn wọ́n ni an tuqaddima kalam Allah oní pé kó máa ti ọ̀rọ̀ Ọlọ́run bá síwájú wa kalama rasulihi sallallahu alaihi wasallam da'iman àti kó máa ti ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam kó máa ti síwájú ní ma ṣe ẹni tí ó ma tako wala yakun fi nafsika harajun min dhalik má jẹ́ kí nǹkan kama wà lẹ́mí rẹ sí nǹkan tọ́lọ́wọ́ bá tòjíṣẹ́ rẹ̀ bá sọ pé ah wọ́n sì ní ká máa pàún bí dáti so wọ́n sì ní ká máa pàún bí dáti wọ́n sì ní kí obìnrin kó dúnlé so kí ẹ máa ní nǹkan kasẹ́mi sí nǹkan tọ́lọ́wọ́ bá tòjíṣẹ́ rẹ̀ nǹkan tán bá sọ kí ẹ máa jupá kí ẹ máa jupá kí ẹ máa jùsẹ̀ so kí a mọ́jú pá kí a mọ́jú sẹ́lẹ̀ fún fọ́rọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so òun ni Umaru fi wá padà wá sọ ọ̀rọ̀ tí wọ́n sọ pé Umaru sọ sókè so ọ̀rọ̀ tó wà lókè so tí wọ́n sọ pé Umaru sọ pé ittahimu ar fi ad ẹ ma kẹfin sí ẹ ma ma ẹ ma kí a ma dànù kí a ma ma gbá wọlé so ní pé kí a ma lóra inú ẹ̀sìn so kí a máa gbà wọlé so ní pé kí a máa lo ráàyí nínú ẹ̀sìn so kí nìdí oní falawọ̀rọ̀ àìta ni a yawma abi jandal oní tẹ́ bá rí mi lọ́jọ́ abu jandal ìtàn gbà lérò pẹ̀lú yawma abi jandal òun ni yawma sulhi hudaybiya àti kàlàyé rẹ̀ àbí àti kàlàyé rẹ̀ ní ọ̀rọ̀ sheikh sọ́lẹ̀ al-Fawzan aka tó padà sí káfí ma nǹkan sọ ni so ó ní an arudda amra rasulallahi sallallahu alaihi wasallam tó mú bá pọ́síbù ni irú bí sheikh sọ́lẹ̀ al-Fawzan ṣe mú wáyé siyaqi ra'aytani lè àbápẹ̀ so but bó ṣe wánà hadith gangan ra'aytuni ni so ra'aytuni ó ní laqad ra'aytuni yawma abi jandal so bóyá kápẹ́ ní ra'aytuni ó ní falaw ra'aytuni yawma abi jandal ó ní òun náà tí ara òun lójọ́ yawmu sulh Hudaybiyya ọjọ́ tí wọ́n ṣe treaty Hudaybiyya lẹ́ni tó ṣe pé an arudda amra rasulillahi sallallahu alaihi wasallam lẹ́yìn tó yẹ pé òun wò bí kóhun ní kápá láti dá àṣẹ tí òjíṣẹ́ Ọlọ́run bá pa láti dánú pé ah, irú kí lélẹ̀ so irú kí lélẹ̀ wọ́n ní fa ajtahid oní tóhun bá lè ṣe kíni tóhun bá lè ṣe òun ó ṣe wàlà áàlù òun ò sí ní kéèkéèkì òun ò ní padà lórí ẹ̀ that is lójọ yẹn gẹngẹn but ẹwọ ó wá ń padà wá ń ronú sójọ yẹn ó wá ṣe kíni ó wá ń criticize ara rẹ̀ but in reality ọ̀rọ̀ yìí Umar kọ́ ló sọ ilé oye Sahl ibn Hunayf ló sọ ilé Sahl ibn ibn Hunayf òun ló sọ ilé Sahl ibn Hunayf ló sọ ilé so Sahl ibn Hunayf òun ló sọ ilé bọ̀ tó ní ilẹ̀ pé Umaru túbá nínú nǹkan tó sọ ó sì kábàámà lé lórí so Umaru túbá ó sì kábàámà lé lórí annabi sallallahu alaihi wasallam ó sì bú sí annabi sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà yẹn tó tún wá padà sí Medina láì mẹ́yẹ ìgbà lẹ́yìn ìgbà yẹn làwọn àdífì téèyàn bá tracy déètì wọn àti ṣùgbọ́n àwọn rọ́fídọ̀ wọn ò gbáwọ̀ ìdí wọn èyí tó fi ṣe pé ṣẹ́kùn islam ma ń lo ọ̀nà kan láti ṣe rọ́dù fáwọn ọ̀rọ̀ fìdọ̀ ní pé ah, tẹ́ ẹ̀ bá gba ilé ìkọ̀ yẹ́kẹ́ gbélé iná ọ̀nà yẹn tẹ́ ẹ̀ bá fi ṣe rọ́dù fún wọn wallahi ọmọ òsì làwọn ọ̀rọ̀ fìdọ̀ yẹn àwọn ṣíà yẹn ọmọ ni wọ́n so amúni ni wọ́n so amúni ni wọ́n so èyí tí mo fẹ́ sọ ni pé tí wọ́n bá gba ti Umar kí ni tí wọ́n torí pé nígbà talent tó kọ Sulhu Hudaybiyah Aliyu ni Aliyu radiyallahu anhu ló kọ so nígbà tí wọ́n sọ pé ah, kí wọ́n pa kíni kí wọ́n pa Rasulullahi rẹ̀ olóhùn orí parẹ́ ọ̀ wọn ò ní gbélé àwọn rọ́fíìsì wọn ò ní gbélé ìwọlé so annabi wá ní kó fọwọ́ òun síbẹ̀ kó ọwọ́ annabi sallallahu alaihi wasallam alápàlẹ́ fi síkini náà fi parẹ́ so wọ́n ó gbà ti Ali wọ́n ò ní gbà ti Umar báwọn Rọ́fídọ̀ yẹn àwọn ọ̀tọ́ ọlọ́ àwọn Ṣíà ìbá sí máa ń ṣe nìyẹn so ọmọ òsì ni wọ́n amúnisìwí amúnisìsọ ni wọ́n so eré ìjẹbù sí ẹ so Sheikh Salih Fawzan wọ́n ti parí àlàyé nǹkan tó mọ́ ń ba ìsìn jẹ́ ẹlẹ́karùn-ún so àwọn as'ila àwọn questions tán wá bí wọ́n lábala yìí òun la fẹ́ wò báyìí wọ́n ní soal wọ́n bí wọ́n wọ́n ní hal yajibu takfiru man yubghidu shay'an min kitabillah wọ́n ní sọ́rọ̀ yẹn ni kí yẹn pè ní kèfèrí ẹni tó bá ń kórìíra kankan nínú tírà Ọlọ́run Ọba aw sunnati nabiyyihi sallallahu alaihi wasallam àbí sunna nabi rẹ̀ wa hadha al zahir so ìkórìíra tó sì ní fún yí ó hàn ó clear jawab èsì ni pé èsì tí Sheikh Salih Fawzan tí wọ́n fi tí wọ́n fún ilé wọ́n ni idha azhara al-bughda tẹ́yàn bá ti ń fi ìkórira hàn wa qala ó sì sọ pé ana ubghidu èmi kórira o ma jaa anillahi ta'ala nǹkan tó wá látọ̀dọ̀ Ọlọ́run tó wá látọ̀dọ̀ òjíṣẹ́ amma idha lam yu'lam hadha ṣùgbọ́n tàà bá mọ̀ kókò rí rárẹ̀ wa innama hadha fi qalbihi kò wí jáde allahu akbar ah àwọn olùmọ̀ súnnà eh ẹ̀yàn mọ̀ ya ẹ̀tí kí kamarin lẹ́rin àwọn kamarin ní ẹ̀yìn àwọn olùmọ̀ mọ̀ wí kẹ́kẹ́ títí tó fi mọ́ táwọn olùmọ̀ ń sọ lórí ẹ̀ ó ti pọ̀ láwùjọ wa yìí kí a ká máa sọ̀rọ̀ pẹ̀lú ráyí tekfir èyí tí ó bá sì tẹ tekfir ìrìjá ni so ẹwọ ẹwọ àwọn olùmọ̀ ẹwọ ẹwọ ah, ọkọ̀wá ìrù wọn dúró dédé àwọn òfin wọn dúró dédé àwọn ìpìlẹ̀ wọn dúró dédé wọ́n ni amma idha lam yu'lam wọ́n ni ṣùgbọ́n tí yíò bá mẹ́lẹ̀ yóò innama hadha fi qalbihi ṣùgbẹ́lẹ̀ ọkàn rẹ̀ ló هذا لا يعلمه إلا الله صلى الله عليه wa jal so kò sẹ́ni tó mẹ́lẹ̀ yà fọ́lọ́wọ́ bá so bó ló sì mọ̀ pín yẹn kórìíra nǹkan ìgbà tó bá ṣe kíni ìgbà tó bá sọ jáde àbówù níṣẹ́ tó clear ní tó clear pé ìkórìíra ni lápẹ̀ẹ́nà ìsẹ̀yàn kan mú Qur'an báyìí ó wá pòṣe ó wá fàyà a ah, jù dánù ọ̀rẹ́ so eléyìí àníma dóde pé ó dìgbà tó bá tún sọ iṣẹ́ rẹ̀ gan ti sọ̀rọ̀ ju ọ̀rọ̀ rẹ̀ lọ ọ̀rẹ́ so iṣẹ́ rẹ̀ ti sọ̀rọ̀ ju ọ̀rọ̀ rẹ̀ lọ wọ́n ni amma idha lam yu'lam hadha wọ́n ni ṣùgbọ́n tàbá mele wa innama hadha fi qalbihi ọkàn rẹ̀ ló wà kò wí jáde bẹ́ẹ̀ sí kò sí kíni kò sí ní iṣẹ́ tó clear kò wí ma wọ́ ní láti kàfàrà àwọn èèyàn ma wọ́ tẹ̀kfìrì ma wọ́ kúfùrù sáwọn èèyàn lẹ́sẹ̀ fàwọn ẹrú Ọlọ́run balẹ̀ ma wọ́ kúfùrù sí wọn lẹ́sẹ̀ ma sì ti àwọn èèyàn síbi tí wọ́n fi padà sọ̀rọ̀ kúfùrù tí a bá ti rí pé èèyàn ti ń ti àwọn èèyàn lọ ẹni yìí bí a bá ṣe ń bá sọ̀rọ̀ lọ yóò padà ṣe kèfèrí ò kíyàn dákẹ́ wọ́n ni lákin idha ṣùgbọ́n tó bá wí jáde wàkọ́ọ̀lá ó sì sọ pé ana obìnrin hadith èmi kórìíra hadith aw akrahu hadhihi ana abghadul hadith èmi kórìíra hadith aw akrahu hadhihi al-aya àbí mo kórìíra aya yìí aw ma ashbaha dhalik àbáwọn kan tó jọ mọ́ báyìí fa hadha sarraha bil kufri ah ẹ̀yà bá ti fi kúfúrú rẹ̀ hanyà kí ẹ̀nà tún má bá gbé pamọ́mọ́ والعياذ بالله wọ́n yuhkamu alayhi bi nutqi lisanihi wọ́n dájọ́ lé lórí pẹ̀lú nǹkan tó fẹ́nu ara rẹ̀ sọ jáde amma idha lam yatakallam ṣùgbọ́n tí ó bá sọ̀rọ̀ fa nahnu ma lana illa adh-dhahir kò sí tó kàn wá dhahir ni ó wá ní eh, àwọn olórí kèfèrí ni wọ́n sí ah, ah. wọ́n kórìíra islam bóòlù sí mọ̀ pọ́n kórìíra islam bóòlù sí mọ̀ bóòlù sí mọ̀ ọ̀ eléyìí sí tán máa ń máa eléyìí ṣe tán ma ń bèèrè ah. eléyìí ṣe tán ma sọ́sẹ̀ ní láti sọ jáde ṣe èyàn ọlọ́run wá ní èyàn ọlọ́run wá ní kìíní ni ta ló sọ gbogbo lè fún ọ ìwọ ló mẹ́yàn ọlọ́run ìwọ ló mẹ́ tí è ṣèyàn ọlọ́run ta ló sọ gbogbo lè fún ọ ìwọ ló ọlọ́run ìwọ tí è ṣèyàn ọlọ́run tí ó bá ti sọ fanahnu ma lana illa zahir zahir nǹkan tó hàn sí wa nínú situation àwọn yàlá ma fi dájọ́ lé wọn lórí wala ya'lamu ma fi al-qulubi illa Allah kò sẹ́ni tó mọ̀ nǹkan tó wà lọ́kàn àyàfi Ọlọ́run Ọba su'al ìbéèrè míì tún ni wọ́n bí Shaykh Saalih Al Fawzān wọ́n ní ba'du àwọn ẹlòmíì o qad yas'abu alayhi ba'du al àwọn iṣẹ́ ìjọsìn kọ̀ọ̀kan lè fún wọn fayakumu biha yóò wà máa ṣe ma'al mashaqqa pẹ̀lú nira wa ahyanan ìgbà mí sire qad takrahu anfusuhum shay'an mimma anzala Allah mimma anzalahu Allah ẹ̀mí wọ́n lè kórìíra àwọn nǹkan mí nínú àwọn nǹkan tí Ọlọ́run bá sọ̀kalẹ̀ kalistiqadhi li salati al-fajr gẹ́bí kama jí wọn fún àṣùbá so kama jí wọn fún àṣùbá wọ́n wa ghayri dhalik so àti àwọn nǹkan tó jọ mẹ́bẹ̀ fàhálì wà ádù à mímman abghada shay'an mimma ja'a bihi rasúlù sallallahu alaihi wasallam sẹ́ni tó bá ń serú nǹkan báyìí sáàmà kàákúnrú ẹni tó ti kórìíra nǹkan tọ́nà ọba àbí sáàmà kàákún ẹni tó ti kórìíra nǹkan tí òjíṣẹ́ ọlọ́ọ̀bá mú wá ni jawab ẹ máa wèsì ẹ máa wèsì olùmọ̀ àwọn olùmọ̀ gidi nínú al'umma yìí wọ́n ní jawab wọ́n ní èsì eléyìí hunaka farukun wọ́n ni ìyàtọ̀ wà bayna kaunil insan so láàrin pé kíyàn kó ṣe kíni kó yubghidu ma anzala Allah láàrin pé kíyàn kó lè ra nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ wa kaunuhu yusibuhu al-kasal an qiyami al-layli aw salati al-fajr àti pé laziness ma mú ọ̀lẹ ma ń ṣe láti dìde kírun lóru àbí láti dìde kírun fásubá hadha la yakunu kafiran ilé yìí ṣe kèfèrí o ha ah, allahu akbar ah, àwọn olùwọ́n súnnà wallahi ha ah, wọn ò ní torí pé wọ́n fẹ́ yí gbogbo èyàn máa ṣe nǹkan kan lọ sáṣejù torí wallahi bó fẹ́ yí gbogbo èyàn máa ṣe nǹkan tó lọ sáṣejù àwọn gbogbo èyàn kan ní ó ṣe bọ́ fẹ́ kí gbogbo àṣìbáwọn kọwàríjì tán tán padà kó sí nìyẹn ọlá pé wọ́n fẹ́ kí gbogbo èèyàn jẹ́ mùsùlùmí kí gbogbo èèyàn jẹ́ ẹni tó mọ̀tẹ̀lé súnnà lórí báwọn ṣe gbọ́yé sí àmọ́ tó wá sí ó wá padà wá di pé in tán fẹ́ káwọn èèyàn sí yẹn torí wọn láyún yóò nínú sí ní fi padà mọ́ sí tán fẹ́ di kan sí yẹn wọ́n tún wọ́n sì ní gbogbo nǹkan ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ mọ́dáwà sí jànẹ́bì lọ wọ́n tún wọ́n sì ní gbogbo nǹkan tó bá lọ só tó bá ní ẹ ó fẹ́ káwọn yẹn jáwọ́ bí nkẹ́ ni ó wá sọ o wá padà lọ sọ́ sódì ó wá lọ sí gùlúù bí nkẹ́ yẹn só túnmọ̀ pé wọ́n wà jáwọ́ bẹ̀ kódà tẹ́jìríbà experience ti show pé ìgbà tí èyàn bá tún lọ sáṣe jù níbi pé èyàn fẹ́ káwọn yẹn jáwọ́ bí nkẹ́ ìgbà yẹn ni wọ́n mọ̀ wá torí èyàn sí nkẹ́ yẹn ẹwà àwọn kàwárì àwọn terrorist wọ́n fẹ́ káwọn èyàn gba ìsìláàmù kan so wọ́n wá lọ wọ́n wá kọjá àlà àwọn láwọn èèyàn burúkú terrorist wọ́n wá kọjá so látara kọjá àlà yẹn wọ́n rò pé àwọn fẹ́ jẹ́ káwọn èèyàn kó Islam ká mọ́ sí bá Islam báwọn ṣe gbọ́yé ni so kìíní yóò sì tún máa jẹ́ káwọn èèyàn mọ́ kó lè ra Islam yóò sì jẹ́ kí mùsùlùmí nìmí ma máa wò pé ìfẹ́ rí báyìí mélòó mélòó àwọn ISIS ẹ̀ẹ̀mọ iṣẹ́ ọwọ́ àwọn ISIS ẹ̀ẹ̀mọ dúró àwọn èèyàn tó sọ di kèfèrí nínú àwọn mùsùlùmí ayẹ́ mọ́rú àwọn èèyàn tó fi Iraq Afghanistan lẹ̀ tí wọ́n lọ Amẹ́ríkà ní tí wọ́n di kèfèrí látara àwọn terrorists náà so ó lè mẹ̀sìn ṣe ó lè mẹ̀sìn pèpè sí jà nẹ́bì lọ dún níwọ̀n tí wọ́n sì ẹni tọ́lọ́wọ́ bó tọ́ sọ́nà yóò tọ́ sọ́nà ẹni tọ́lọ́wọ́ bó bá tọ́ sọ́nà yóò tọ́ sọ́nà ẹni tọ́lọ́wọ́ bá bá sì ní yóò wọ́n ni hadha la yakunu kafiran sheikh Saalih Al Fawzān sọ pé ẹni yíò ní jẹ́ kèfèrí hadha yulamu ala kasalihi eléyìí wọ́n bẹnu àtẹ́lù lórí kíni lórí ọ̀lẹ rẹ̀ wa ala tathaqulihi àti lórí ìmẹ́lẹ̀ rẹ̀ walakin la yuqalu annahu kafir ṣùgbọ́n wọ́n ní sọ pé kèfèrí ni li'anna hadha amrun tabi'i ṣùgbọ́n torípé alámàrí tó padà lọ sí bí kíni àdámẹ́ni àórùn ẹlòmí gbádùn oorun jóúnjẹ lọ ààjẹ́mà ẹlòmí gbádùn oorun tí máa ń fa báyìí àyín tí ó pè padà wá sáyé kódà kódà ilé lè máa jóná gẹ ilé lè máa jóná tí ó báyìí pé bóyá náà tí ìkánsẹ́sẹ́ rẹ̀ o yóò máa sùn lọ ni so of course kí pé nǹkan tó dákọ́ ọmọ wá kí àsùbá lágún mẹ́jọ lágún mẹ́sàn kódà ẹlòmí ó kí àsùbá tán wákàtí lẹ́yìn wákàtí kan ní ó kí zúrí sẹ́hùn ká lẹ́yìn wákàtí kan tó bá kásùbá tán ní ó kí zúrí ẹwùn àdédèdè lè kódà so kíyàn pé ra ìsákèsì kúmọ̀ ìkóṣe dán tí ń wáyé fáyàn sínú kòtò tí ó fi síyàn lọ́nà pátápátá so but nevertheless èyàn ní pẹ̀rú ẹni bẹ́ẹ̀ ń kéfè rí láàkó ẹni tó ti pẹ̀ ń kéfè rí kí ló fẹ́ gbọ́n wọn ah, kéfè rí ni mí àbí kéfè rí mi kò sí problem ah ṣe bọ́ ti pè mí máa lọ ah, kí ló kù wọ́n ni li anna hadha amrun eh, wala yarji'u ila al-iman eléyìí ò padà lọ síbi iman kama anna an-nas gẹ́bọ́ isi pé àwọn èèyàn náà lamma furida al-qital nígbà tí wọ́n ṣe lọ́rọ̀ yẹn fún wa láti máa jagun thaqula alayhim ó lè lórí ẹ̀mí àkórọ́nù kíyàn fi bùsùn lẹ̀ kíyàn fi ìyàwó lẹ̀ kíyàn fọmọ́lẹ̀ so kí yà ní sùúrù pẹ̀lú àwọn èèyàn àwọn nǹkan yìí gẹ́bí Sheikh Al-Albani ṣe ma ń sọ pé àwọn nǹkan yìí na lè lórí ẹ̀mí àwọn èèyàn tẹ́lẹ̀ kí yà tún jẹ́ kó lè pẹ̀lú bí o ṣe mọ́ àwọn èèyàn so àwọn àwọn nǹkan táwà ń rí ṣe yìí wallahi kò rọrùn fẹ́lú mífà kí yà má lọ sí mọ́sálásí lẹ́ẹ̀mà àwọn kó mọ́ kírùn ah wọ́lá alẹ́lòmí gan yóò òun gan náà fẹ́ ṣe so òun gan náà fẹ́ ṣe so a máa kí lókọ̀ rẹ̀ a máa iṣẹ́ ọwọ́ rẹ̀ òjé lè ṣe ẹ̀ṣẹ̀ tí ń kó sí àti mẹ́lẹ́ àtọ̀lẹ̀ kò yẹ kó lè ṣe tó bá tún ti wá padà lọ tó bá ti lọ àìmọye ọjọ́ láìkírun yóò tún padà kábàámà yóò tún bẹ̀rẹ̀ padà hàn náà fún so tó bá tún kírun fóṣù kan yóò tún lò bí ọ̀sẹ̀ méjì ẹni tó lọ́wọ́ bá ṣe rọrùn fún ni ọ̀ ṣe yóò lo pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn èèyàn èyí ó fi hàn sí wọn pé èèyàn fẹ́ yí kán mọ̀nà ni kìí sí pé à mo fẹ́ jẹ gàba lé yín lórí àbí mo fẹ́ fi hàn pé mo jù yín lọ wọ́n ni laysa ma'nahu wọ́n wàhúwà kúrùhùn lakum ó sì jẹ́ nǹkan tẹ́ kórìíra laysa ma'anahu Shaykh Saalih Fawzān sọ pé kìí ṣe ìtumọ̀ rẹ̀ ni pé annahum yakrahuna anna Allaha faradahu kìí ṣe pé wọ́n kórìíra pé Ọlọ́run bá ṣe lọ́rọ̀ yà wa innama yakrahuna nafsal qitāl ogun yẹ gangan na kórìíra musulmi gidi kò lè kórìíra ìran àṣùbá so in tó kórìíra gangan kí ni àkókò ń kọ́ ti orun yẹn in tó kórìíra nìyẹn kèéṣẹ̀ rí fún yàwó wọ́n ni wa innama yakrahuna nafsa al-qital wa huwa kurhun lakum ya'ni al-qitala bima fihi min al-mashaqqa nítorí nǹkan tó wà nínú rẹ̀ nínú nira fala shakka annahu yulamu ala hadha wọ́n ni kò síyè méjì pé èyàn bẹnu àtẹ́lù lórí eléyìí walakin ma yasilu ila haddil kufri kusuma kò tó level kun yi ma kafara wọn yan alkasalu ani sola mathalan lápẹẹrẹ sí kí ẹ máa ṣe mẹ́lẹ́ kí ẹ máa sọlẹ́ sí kí ẹ máa kírun wọ solati layl àbí àwọn ìmá jídìde lóru láti kírun afá ẹ̀yẹn jọ ń sùn nù yàrá rẹ̀ afá kalẹ̀ níjọ yí so in bá ń fa lọ in bá ń fa lọ ìgbà tí ó jí báyìí wọ́n sálámà rún àsùbá ni wọ́n àwọn sárébọ̀ mímọ̀ àwọn àlọ́lá orí ni so yóò wọ́n mọ́sálásí ọlá ọ̀hún ọ̀pàdà mọ́gbà tó ń rọ tó ń rìnlá so nǹkan báyìí náà dáwọ̀ so wọ́n ni ṣùgbọ́n kò délẹ́wù kúfù aw ba'd al-ahyān 'an ṣalāti al-fajr mā yaḥḍuruhā àbígbà míì kò ní wá kírun àṣùbá bí sábàbí thikol torí pé ó wọlé lórí ẹ̀ṣẹ̀ ní sì máa jẹ́ kí ìmá dìde wọlé léyàn lórí wallahi ẹ̀ṣẹ̀ ni pàápàá jùlọ tíyàn bá ń ṣe ọlọ́wọ́ bá kíyàn tó sùn àrùn fúyẹ́ tíyàn bá sùn lórí ìjọsìn ọlọ́wọ́ bá wáyé pé ìṣá lèyàn kí sùn last kọ́lá kó ipé ìṣá nìkan náà wá kí èyàn wá sùn kò sẹ́sẹ̀ kankan láàrin ara yóò fúyẹ́ ńgbà tíyàn bá sùn wọ́n ni ah, ma yahduruha bisababi thiqali wal kasali wan nawm àti ọlẹ́ àtọrún hadha naqsun fi imanihi wọ́n lè àdíkù nínú mani rẹ̀ bila shak láìsí èméjì wa hadha naw'un min anwa'in nifaq kọ ma fi rò pé wọ́n tẹ́m̀bẹ̀lẹ̀ rẹ̀ eléyìí náà ìran kan nínú na nifaq ni kí a máa wá kírun àṣùbá ẹbá tí ń ríyàn tẹ́ máa rí nínú àṣùbá àbí ìrun ìṣá ẹ̀ẹ́ kó má bẹ̀rù fún ààrẹ wọn ni walakin la yasilu ila haddil kufri ṣùgbọ́n kò tó lẹ́wù pé yíò wá sí kíni yíò wá kà fara rẹ̀ ká ọlọ́run sí ànábì sí àwọn mọ̀nẹ́fì kí ò ní máa kírun ṣùgbọ́n àná tẹ́lẹ̀ mọ̀nẹ́fì kí ni àfá òun náà ó sì nífẹ̀ẹ́ ọlọ́run bá àtòjíṣẹ́ ibi tí ṣe ìtọ́nù fi pẹ́pẹ́ rẹ̀ sí ibi oòrùn náà ni ó bá ti gbé báyìí tí èèwọ̀já sísì báyìí à yóò máa tẹ́lọ ni Allahul musta'an wọ́n ní walakin law kariha as-salah ṣùgbọ́n tó bá yẹ pé ìrun gangan ló kórìíra wa qala ma hadhihi as-salah èwo ni ìrun gan èwo ni ìrun èwo ni ìrun ah so ìrun gangan ló kórìíra wọ́n ní wa limadha naqumu bil-layli wa nadhhabu nusalli ẹ̀dá ma wá jí lóru aka ma lọ ma kírun èwo ni wọ́n ní hadha alladhi yakfur wọ́n ní irú ẹni báyìí ó di kèfèrí sọ́ra o idha kariha at-tashri' tó bá kórìíra òfin Ọlọ́run Ọba subhanahu wa ta'ala hadha wallahu a'lam وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله واصحابه اجمعين